ẹ̀sìn Ọlọ́run ọba àti kí ni position Islam kí ni stance Islam lórí irú ìwà burúkú báyìí sheikh rabi bin hadi al-madkhali al-imam àwọn ṣàlàyé lọ wípé wa kullama ba'ida al-ahdu kathuru fi tawa'if ahli al-bid'ah ogo baba ṣe ń jìnà sí time wa nabi sí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni àwọn ìran ìran oníbídà bẹ́ẹ̀ ni wọ́n máa pọ̀ sí ẹ̀dẹ̀ ìgbé kò sí tí bídà fi ń spread tí ẹ bá ń ṣe irọ́ wa arhaqul islam bẹ́ẹ̀ ni wọ́n máa fi ara ní ẹ̀sìn islam والمسلمين àtàwọn musulmi bí ṣàbòrìhìm wà kéèdìhìm wà nífàkìhìm pẹ̀lú aburú wọn pẹ̀lú àwọn ètè wọn pẹ̀lú ìwà munafiki wọn wọ́n ma fi ara ní ẹ̀sìn islam wọ́n dẹ̀ ma lálà sí ẹ̀sìn islam kullu dhalika tahta sitari islam wọ́n ma fi ara ní islam pẹ̀lú orúkọ islam gangan fúnra rẹ̀ wà bismil islam orúkọ islam ni wọ́n lò logo islam ni wọ́n máa lò flag islam ni wọ́n máa lò emblem islam ni wọ́n máa lò wọ́n dẹ̀ ma fi fi ara ní islam fa kathirun min ahli albida aw kathirun min albida alaqaidiyya wa shirkiyya min kaydihim wa min dasaisihim fi sabiq wal lahiq wọ́n gbogbo tẹ́ rí lé nínú àwọn àdádálẹ̀ àwọn àdádálẹ̀ nú àkídà ni nínú irú àwọn àkídà alhulul láwọn tí Ibn Arabi mú wá àbúrọ́bù abdùn wàl'abdù rabbun àkídà yí pé èmi lọ́lọ́run ọlọ́run lè mínà ọlọ́run lè yàn èyàn náà lọ́lọ́run gbogbo àkídà ìpínpín ní pantheism àkídà ìbùn lọ́lọ́run wà gbogbo àyí lọ́lọ́run wà aina Allah fi kulli makan àkídà yí ọba òlúkọ kò sí ní ròyìn ìwọ wá lọ́lọ́run náà lè sọ̀rọ̀ wọ́n bèèrè lọ́wọ́ ìkan nínú àwọn àìmà ní taimu Imam Ahmad àwọn ìgbàtàwọn ní ọlọ́run ń sọ̀rọ̀ gbogbo àwọn tán takò ìròyìn ọlọ́run ẹmọ tán sọ ni wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé tọ́lọ́run bá bèèrè lọ́wọ́ rẹ̀ ní yawmal kiyama àfáì ní à ọ̀rọ̀ náà lẹ́tí sọ yẹ <laughs> oníbídí àfẹ́ mọ́ fọpọlọ àfáà súnà sí rí ọ̀dẹ̀kọ̀ wọ́n mọ́ tí ó sọ wá ní pé tọ́lọ̀n bá béèrè pé tọ́lọ̀n bá béèrè tọ́lọ̀n bá béèrè pé kí lójú tó fi lémi ọlọ́mọ ń sọ̀rọ̀ ah fàbúhìtà lẹ́rí kàfàrà ojú bá ti pé ee mo mi o ó ta bígbà tó bá fẹ́ challenge sufi tó bá ní pé ṣe ẹni tí pé láyà nẹ́bí àwọn sufi méjì kan wá bá nẹ́bí bàára ọkù sí sufi láyà nẹ́bí o kí ara wá ń jà sí ń gbà náà àwọn sufi méjì kan wá bá nẹ́bí àkù sí sufi láyà nẹ́bí náà intaha al-amru khudiya al-amru àwọn ihtijaji yẹn àwọn kéèkéé wọn èèyàn ma fi ń wú àwọn oníbi díà ṣùgbọ́n gbà mí bọ̀lọ́mọ̀ ikẹ́ ogbà àwọn àkọ́ ìdí gbogbo ẹ̀ pọ́nbélé tẹ́yẹn látòkèdélẹ̀ àwọn ọ̀tá ìsìn Islam ni wọ́n gbé kalẹ̀ kíni dí wọ́n fẹ́ bà islam jẹ́ látinú wọ́n ní falyahdhar al-muslimun wọ́n ní kí musulmi wá sọ́ra tó bá lọ́ka nípa al-Badawi àbí nípa àwọn al-Aidarus àwọn Sufi Egypt al-Badawi lẹ́yìn tó asásà rí bẹ̀yìn àbí títí eh, al-Aidarus Yemen wọ́n lọ wọ àwọn àkọ́ ìdìbúrúkú táwọn ènìyàn gbé sínú ẹ̀sìn Islam tí wọ́n tọ́jú síbẹ̀ wa ma akidatu ibrahim niyas wa ahmad at-tijani ankum biba'id akida ibrahim niyas àti ahmad at-tijani kò jìnà sí yín o tẹ́yìnà ma oní gbogbo àwọn nǹkan tí wọ́n hun tí wọ́n hun jọ sínú ẹ̀sìn islam tó pọ̀ gbogbo ẹ̀ kí nìdí tẹ́ fi hun kí lódé tí wọ́n fi gba tító pẹ̀lú ìta nẹ́bí mú wá in tí musulmi mọ̀ bí ra rẹ̀ nù ẹ̀dùn sí bí musulmi ni ṣe musulmi ni yà bí bẹ́ẹ̀ ni kí ni muslim ma ń ṣe muslim ma ń tẹ̀lé Ọlọ́run àtànẹ́bì simple as abc kí lọ́lọ́ àtànẹ́bì ni a ṣe ń bí ìntẹ́ ni a ṣe ní kí ló kù ma ṣe ó tàn àbí ò tán kí ló dí tó fi gbọ́dọ̀ lọ mú mi wá that is the question tó gbọ́dọ̀ mọ́ bèèrè tó bá jẹ́ musulmi tó bá wà tó bá ma ń tó ń ṣe o ẹ̀bà ń sún sọ̀rọ̀ ó gbọ́dọ̀ question pé okay ẹdú tí ìbá ṣe ké mùnáfìkí ni wọ tí ìbá ṣe pé ó fẹ́ bá ẹ̀sìn yìí ó fẹ́ change ẹ̀sìn tánà bí mú wá wọ́n ní tàbá fẹ́ kírun káàkì báyìí bẹ́ẹ̀ reason of kun ìbò ni wọ́n ti rí tí pé ṣe kò ní bá nẹ́bì tí ànẹ́bì tá ń tẹ̀lé bó ṣe mọ́ wá ní ṣe bí gbogbo àlàǹkà nínú Kùránì lójoojúmọ́ pé yá ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'u rasul ọlọ́run mú pẹ̀yìn tẹ́ ẹjọ́ olùgbàgbò òdodo ati'u Allaha ọlọ́run ọlọ́run ni ìtọ́lọ̀ bá ti ní ẹ̀sẹ̀ kí lọ́lọ́run sọ̀tọ̀ Kùránì ọlọ́ni wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul tẹba ti ní tanazuru ilé ni a lè ṣe ilé ìlà lè ṣe ìsìnlẹ́sìn ni farudduhu ila Allahi wa rasul ẹjá dápadà sọ́dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam Kùránì ọlọ́wọ́ bá súnà annabuwa Muhammad sallallahu alaihi wasallam ṣe mi tó ẹka ṣe nu very easy simple and straightforward àmọ́ kí ni reason tagbọ́dọ̀ wá ní ẹ̀yìn lóòtọ́ là nábì ò ṣe àmọ́ bídátùn hasana ni bídíà tó dá wá ní orí ibú tó dá ok ọlọ́jẹ́ ọsọ orí ibú tó dá òfò tó dá tó nípa ọlọ́jẹ́ ó sí ó ní àfáyín ṣépè fún mi ní ìtumẹ̀ náà ni bídátùn hasana tó ń sọ yẹn nígbàtá nẹ́bí fídíò yẹ pé kullu bid'atin dalala gbogbo tẹ́ bá ti hun sínú ẹ̀sìn tẹ́mì ànẹ́bí ò mọ́ wá ànẹ́bí ni ànù ni ìwọ́lánù tó dà ní wọ́n sí ẹ̀yìn tàbá ní ká wò ó ṣe pè wá ní ìgbàtí ìbá ti ṣe pé wọ́n ń ṣe pè yẹn ẹ má sọ pé ẹ má condemn ẹ ẹ má ní kọ̀ dá at least fìdáwù yẹn kìí ṣe pé wọ́n ṣe pè ń bẹ̀ ha nìkan mọ́ ṣe pè ń bẹ̀ ó bẹ́tà jù lè lọ bẹ́ẹ̀ ni kọ́ mọ́ ṣe pè ẹ̀ṣẹ̀ ni ó bẹ́tà jù bídà lọ ìbínú ọlọ́ọ̀balẹ̀ wọn òkúkú láyà nẹ́bí àbí òkú àkódà òkú èsẹ kékeré àwọn èèyàn pọ́nà tó súnmọ́ nẹ́bí gangan ìyàwó nẹ́bí kan kú ìyàwó nẹ́bí méjì ló kú bífà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ìyàwó mẹ́sànlá nẹ́bí fílẹ̀ sáyé ọmọ ẹmà nẹ́bí gbogbo wọn kú lẹ́yà nẹ́bí níṣẹ́jú ànẹ́bí àfẹ́yọ̀ kan Fatima Fatima kú ní oṣù mẹ́fà tánẹ́bí kú tẹ́ni Fatima kú ó yẹ báwọn àbí tọ́ àwọn ìyàwó ànábì náà lẹ́yìn bẹ̀rẹ̀ sí ni mọ́kú àwọn sọ̀hábà kú abubakir kú umaru kú ruthman ali okú àwọn tán gbẹ́sìn yíjù náà nù méjọ́lì ìgbà tí wọ́n kú kí náà ṣe ṣẹ̀bẹ́sìn ni a ah, ìgbà tí wọ́n kú o wọ́n sin wọ́n wọ́n dẹ̀ ṣe dùá fún wọn gbogbo ogun kàbáyẹ̀ṣá sórí ń tẹ́sẹ̀ ohun ìntàwọn onísúnnà ń pè yí sí kẹmọ́ ṣe lè sórí extra tẹ́yìn padà fi sí lẹ́yìn òun náà ń pè ní bídá àdádálẹ̀ náà ń pè ní ẹ̀sìn ọlọ́ọ̀bà àlékún tẹ́yìn padà tó ń fi gbá lẹ́gbẹ̀un ẹni tó bá tún special kìíní kẹta tún ok ibi tó ti mọ̀ ibi kò sínú ẹ̀sìn ni pé ìwà béèrè lọ́wọ́ rẹ pé èyí tẹ́fẹ́ sí ń jọ kẹta yìí bóòlà níbi ṣe wá sí tiẹ̀ ẹn pé ìtẹ́sìn jọ kẹta yìí ẹn pé ẹ̀sìn ni èyí tẹ́sìn jọ kèje ẹn pé ẹ̀sìn ni ìjọ kèje tànẹ́bì bó ní ṣe máa ń tó bó ní ṣe máa ń ṣe ìjẹ́ ọba bẹ̀rẹ̀ ẹnigbẹ́ ni a máa sàdúwà fókú ọmọ àtàlú ni a máa sàdúwà fókú ẹnibí máa ń ṣe dùwà fókú ó tún wá ní Allahu Akbar kí ni ah, dùwà tó tún wá lágbára tó kùtù lè máa ní gan alwaladu salihu yad'u gẹ́bẹ̀ náà ni sọ́dákọ̀ tún jàríà èyí tẹ́ ni ẹ ti ṣe tó yẹ sọ́dákọ̀ kan tó ní agbára bí ẹni ẹ ti gbẹ́ kan táwọn yẹwa mú àwọn tó wúlò fókúnù àbọ́mọ gidi ọmọ tí bàbá kọ́ lẹ́sìn ọmọ tí ìyá kọ́ lẹ́sìn bàbá wá kú ọmọ ẹwà ń go sọ́mọ ọlọ́run dákun ìyá mi àti bàbá mi ìwú àwọn àdúrà tí mo order of events táwà padà wá gbé sí yẹn ìbò in tó ṣe pé ta bá ń tírèsì rẹ̀ á padà tírèsì ẹ̀débì kan tí ò ní dọ́dọ̀ ànábì àtàwọn sàhábà wọn nífà sẹ́gbé kọ́ṣẹ̀ tí mùsùlùmí wà bí ra rẹ̀ ní òun ló fi ní kọ́ sọ́wọ́ àwọn mùnáfìkí òun ló fi jẹ́ tó bá di yamal kiyama ó tò sí sáfà ọ̀dọ̀ àwọn ànábì lọ́lọ́ bára rẹ̀ kí ni dí bá nẹ́bí ṣe ṣe ẹ̀sìn yẹn ni wọ́n náà ṣe ń ṣe láyé ló jẹ́ kí tó bá rí tó ní súnà bá wà tàbá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn qala Allahu wàkọ́lá sọ̀hábà tó hún olùlẹ̀ irfan tàbá débi ọ̀rọ̀ ìyàrọ̀ bí i ọ̀rọ̀ physics ni ó ti mọ̀ ẹ̀hẹ́ ọ̀rọ̀ tán sọ níwà bí ẹwọ́ mọ̀ ní àwọn Einstein sọ báyìí Newton sọ báyìí Faraday sọ báyìí clinical principle nítorí ọ̀rọ̀ physics là ń sọ bẹ̀yẹ tàbá débi ọ̀rọ̀ economics a ní economics clinical sọ báyìí clinical torí ta fi ń ṣẹ̀sìn náà nìyẹn so tí ẹ̀bá ń ṣe pé èyàn fẹ́ bà ẹ̀sìn jẹ́ wáyìí tó fi gbọ́dọ̀ mú nǹkan míì wá kí ó dédé tó ọgbà tí tó pẹ̀lú èyí tí ànábì wá fi kalẹ̀ sallallahu alaihi wasallam ibn Mas'ud radiyallahu anhu wọ́n sọ wípé ittabi'u wa la fàkọ̀dẹ̀kù fi tún wọ́n ti tó yín kò sí tẹ́ wá mọ́ ibn mas'udin radiyallahu anhu gbà tó ráwọn tí wọ́n dùkú sí mọ́ṣálásí ní hilak tí wọ́n ń ṣe tasbih tahlil tahmid wọ́n ṣe subhanallah alhamdulillah la ilaha illallah ìmọ̀ kẹ́ sọ annabi lọ nítorí annabi ò sí so ẹ̀yìn tó ti wá sókè jù ànábì lọ ní ẹ̀ so wọ́n ní falyahdhari al-muslimuna min haula kí mùsùlùmí ya sọ́ra fáwọn ìwé èèyàn báyìí al-munafiqina al-mundassin àwọn munafiki tí wọ́n kàn fira wọn pamọ́ sínú ẹ̀sìn islam fi tawaif al-muntamiyati lil islam nínú àwọn ìjọ tí wọ́n fira wọn ti sínú ẹ̀sìn islam ògbọ́n tí jamiu sọ fún ànìsọ́nù لو استطعت أن أهك من المصحف أو الرحمن على العرش استوى لحككتها oni tí ń bá lágbára àti parẹ́ kò nínú Kùránì ayà tọ́lọ̀ tí sọ pé aburahmanu alal'arshi stawa nítorí wọn ò gba olúwù Allah wọn ò gbà pé Ọlọ́run bẹ fawqa sab'i samawat oní tó ń bá lè páyà rẹ̀ ni ó bá وإنا له لحافظون لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد أفلم يتدبر أفلا يتدبرون القرآن لو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا أه؟ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyàtì tọ́lọ̀ ti fi jẹ́ yíwa pé kòránì ohun tó wọ́n sọ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ahadith wọ́n payọ́rọ́ payọ́rọ́ payọ́rọ́ gbogbo ẹ̀ ní àwọn onímímẹ̀ẹ̀sì ti yọ sọ́tọ̀ àwọn mawdu'at àwọn du'afa àwọn ahadithun da'ifa munkara mawdu'a wọ́n hun hun hun àwọn ọlọ́run sì yọ fún wa kí nìdí ìdí ní wípé ọlọ́run ti ṣèlérí pé òun ó dáàbòbò ẹ̀sìn islamu yìí mọ́lọ̀mọ́ gbọ́ yóò àwọn kan mọ́ ní pé inna nahnu nazzalna dhikra kùránì nìkan lọ́lọ́run lóhun ó sọ àgbọ́yé yẹn ò correct àgbọ́yé tí ò lọ rárá ni ọlọ́run sọ Kùránì mọ́ gbọ́ yóò wà ní ọlọ́run olóhun sọ súnnà bi tẹ́kùbí ọlọ́run ní sọ súnnà then ọlọ́run ní sọ́ẹ́sì Islam ló sọ yìí kí di ìdí ni wípé nínú súnnà ló ti mọ́ ráwọn tafsiru Kùránì ọlọ́run sọ ní Kùránì ọlọ́run wa aqimus salah ọlọ́run tó ní pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta alaysa kadhalik ọlọ́run ti ní akíwọn àbí sàlàyé bá sì kí fún minú kùránì ẹkọ̀kọ́ wá sí takbiratul ihram allahu akbar ó wà káwọ́ sáyà ó wà sí ó wà ká fatiha àbúkọ̀ ṣe du'a ul-istiftah ó wà fatiha ó wà rukun ó sọ subhana rabbiyal azim ó lọ sujud ó ulfawa ìtì ìrun tó bá lose bó ló ṣe san padà ẹ̀ tàbá bá ìmámù tí mọ́mù bá kí ó jákè tí mọ́mù bá kí ó jákè níbo ló ti ráwìn yìí sínú kòránì kìí ṣe inú kòránì ló wà àfá inú ni ìwọ̀n ni pé Ọlọ́run ó sọ kòránì kò lóhun ó sọ hadith in huwa illa wahyun yuha ànábì ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu ọ̀rọ̀ tó bá ti dé wá bá ní ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ fá ànábì náà ní wí ọlọ́run ó sọ automatically ní ẹ̀ntì ok tọ́lọ̀wọ̀ bá lóhùn ní sọ súnnà ọlọ́run wá ń sọ fún wa nínú tíra tó lóhùn sọ ká má padà sínú nǹkan tó hùn ní sọ in tó ń sọ nìyẹn o ọlọ́run lóhùn sọ kùránì àmúkò ní sọ súnnà ọlọ́run wá sọ fún wa nínú kùránì ká padà síbi súnnà bí pọ́n sọ fọ́lọ́run pé ọlọ́run nínú tó ti sọ ó wá ní a máa padà sínú tọ́ọ̀sọ́ contradiction yẹ tanakudu ni so ni so sísọ́ Kùránì by bending necessity sísọ́ súnnà ni jẹ́ tó wá fọ́ ní kìníkan àwọn tán gba Kùránì wá àwọn náà gba súnnà riwaya tó fi gba Kùránì wá àwọn náà gba súnnà ló jẹ́ ni tó bá kọ́ mustalahul hadith ah ibi ẹ̀sìn mọ́ ń jòkó sí ẹ̀ eh, usulul fiqh òṣòro lè fẹ́ nǹkan táwọn oníṣò náà kọ́ dáadáa ni tó yíyàn dáadáa ìbájẹ́ kí bóyá wọ́n kọ́ mustalahul hadith ni ó bá ti mọ àwọn iṣẹ́ táwọn a'immatul hadith àwọn muhaddithun náà tí wọ́n ṣe láti lè fi preserve súnnà yìí pé súnnà iṣẹ́ yọ mọ́ kanga so ọkàn wá balẹ̀ pé ọlọ́run sọ ẹ̀sìn Islam ìtumọ̀ tó wá lọ́lọ́run sọ ni hadithi ni abu rera náà ni muawiya náà ni amurubin al'asi náà ni àwọn sọ́bà tó máa ń bùn abu sa'id al-khudiri àwọn náà ni abu sa'id al-khudiri tó lọ́rọ̀ miyapo àwọn náà gba àwọn hadithi wọn wá abu rera ṣe bó lọ gba hadithu tó gbajúmọ̀ hadithu al-musi'u ọ̀rọ̀ zaka ó lè rí dítẹ́lẹ̀ ẹnu kùránì dítẹ́lì bá ṣe yọ bá ṣe lọ hajji bá ṣe yọ zaka ẹ̀yìn zakatul fitri ìrun eid bó láti mọ̀ pé tẹ̀kìbírọ̀tù bá ìlú ẹka ṣe bẹ́ẹ̀bẹ́ sọ̀látùl kùsúfù àti kùsúfù alistiskọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó kẹ́yìn kan pọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam tó gbé súnnà ni àúndà wa oní ìrìtìmáàdù wa òun lágbára lé ẹni pé kùránì nìkan kùránì nìkan ni o àwọn ahadisu tó ti pẹ́ lọ́hún ní à ah! sọ́gáwẹ̀ ìtàn ohun àwọn èèyàn bí tí ẹ láyé àwọn sàhábà àyàn tàbí náà hun àwọn èèyàn bí tí ẹ fẹ́ bẹ̀ẹ̀sì jẹun àwọn ni àwọn àfáàsún gidi tán wà láyé gbà wọn ti yáyọ sọ́tọ̀ ẹ pọ̀ ìsì báyìí mo ṣe bàbá ẹmọ bọ́ sallallahu alaihi wasallam nísìkọ́sínú tíra àmọ́ scrutiny ó ti láwọn intervene scrutinize ẹnìkanú àwọn afẹ́ sọ pé tàbá lo mizan àwọn àfọ́ ní hadith tàbá fi ń scrutinize àwọn narrations láyé tàwà yìí ó súnmọ́ ká mẹ́lì gba narration kankan ó jẹ́ tó wọ́n tó ń jẹ́ newspaper yẹn ní kan newspaper ah ilé ìtọ́ ọ̀sọ̀ ibọ́ lọ ti gbọ́ èyí tó gbọ́ ibọ́ ló ti gbọ́ sí lóòtọ́ ló gbọ́ lẹ́nu eléyìí ìgbà ló gbọ́ lẹ́nu ẹ̀ ọdún òní tó bá ma dúró àwọn nǹkan kó síbẹ̀ àṣírí òtú ni ẹlòmí ò parọ́ pé lábájá ló sọ̀rọ̀ báyìí fún mi wọ́n wà wípa èyàn tó ló hàdásà rẹ̀ yìí ẹni yìí ti kú ní ogún ọdún ní ká tó bíwọ̀ bó ló ti gbọ́ ẹni kan náà ló sọ fẹ́mi náà tálẹ́ni hun iṣẹ́ tó bẹ̀rẹ̀ lórí ẹni hun àwọn iṣẹ́ tó ní agbára ni wọ́n ṣe láti fi kó àwọn ọ̀rọ̀ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam láti fi ṣe hifzu rẹ̀ wọ́n yìí bẹ̀rẹ̀ iṣẹ́ látàrí àwọn sọ̀hábà ó ti wà ó ti rinlẹ̀ láyé àwọn sọ̀hábà pé àwọn ọ̀rọ̀ ilé lànẹ́bì sọ àwọn ilé ẹ̀yìn òpòrọ́ tẹ́ pání ẹ̀yìn òpòrọ́ ìní ẹmú ẹmú ẹmú àwọn ni so yẹn báyìí àrí so gẹ́gẹ́ bí mùsùlùmí nǹkan tó yẹ ká wà lórí ẹ̀ lélẹ́yìí kí mùsùlùmí wá sọ́ra òkú lọ́dọ̀ àmùnáfìkì tí wọ́n ń fi ẹ̀sìn Islam bojú tó bá ti rẹ́ni tí ń mú kíníkà wá ẹ máa challenge wọn sẹ́ẹ̀ sánàbì ló mú wá kí ni reason tó bá di yamal kìyàmà ẹni yóò lè gbọ́ kalẹ̀ o tọ́nà bá ń challenge yamal kìyàmà ẹlẹ́ ìtọ́ ṣe ibọ́ mo ti rán ọ ṣe bẹ́ mọ́ bí mo ṣe fẹ́ kó ṣe sí mi mo sì ní kí Muhammad wá jíṣẹ́ fún yín ṣe tí Muhammad jíṣẹ́ fún ọ̀rọ̀ ń ṣe yìí kí ló fẹ́ sọ fẹ́lọ̀ ọ̀bá ní ẹ̀yìn Ọlọ́run àwárò bóyá kí ni kí ló tún fẹ́rẹ̀ nẹ́bì sí ní takí bí ẹlẹ́mọ̀ ṣe bó ṣe wọ́n náà nílà káyìí kí ni reason tọ́lọ̀ fi rán nàbí tó bá ṣe pé mínà lè padà hun tèmi lẹ́yìn when then what is the usefulness of Muhammad sallallahu alaihi wasallam tó yẹ kí bí mínà lè ṣe tèmi kò ní wúlò náà ọlọ́run sì fẹ̀kẹ́ fẹ́ lè ká mọ́ ṣe bó ṣe wù wá bal àwọn èèyàn Muhammad tó dé sallallahu alaihi wasallam wọ́n ti ń Muhammad kọ́ wọn báyìí báyìí ànábì wa kọ́ ànábì wa kọ́ àwọn sàhábà tán ànábì jíṣẹ́ pé ànábì wa ń sọ fún wọn ní hajjatul wada wípé ahal balagtu wọ́n ní ìbàlá ànábì sọ fún pé tán mo jíṣẹ́ àbí jíṣẹ́ fún yín lẹ́gbà tọ́lọ̀ sọ ayà kalẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan ọ̀rọ̀ lè ní ìní ìjọ́ òun náà sọ́hun láyé ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run mo ti pé ẹ̀sìn ti pé ẹ̀sìn ti pé wa raditu lakum li islam dinan mo yọ́nú islam islam èwo èwo èyí tà nẹ́bí ṣe àtàwọn sọ̀hábà rẹ̀ tán ṣe ni kìkí ṣe èyí tí ó padà tún hun létà ànẹ́bíwà sọ fẹ́ pé ẹ̀yẹ́ èèyàn mo jíṣẹ́ àbí jíṣẹ́ fún yín wọ́n ní o ti jíṣẹ́ ànẹ́bíwà nà ìkásí báyìí wọ́n ní Allahumma fashhad tó bá ti nà ìkásí sánmà yóò wà náà sí wọ́n padà báyìí Allahumma fashhad ọlọ́run jẹ́rí o mo ti ṣe tèmi ànábì ti parí tí ẹ̀ in tó kù ní wípé iṣẹ́ tánàbì ti parí un bó ní ó ṣe bá ṣe máa pass from generation to generation eléyẹ ń ṣe pé àwọn onísúnnà yẹn àwọn sálàfí mọ́mọ̀ gbogbo àwọn kí ni emotional stuff ni wọ́n fi wọ́n lẹ̀ padà sí reality kí náà sọ gangan ni wallahi ní táwọn sọ kò jù báyìí náà so orílẹ̀ tó ṣe yìí sánàbí mú wa ọ̀nàbí mú wa in kí gbóni wọ́n ti rí gbóni ti rí ẹ̀yìn sáàbúrú wá ní àà ẹmọ̀tẹ́lẹ̀ wọn mọ́ ní yóò ní ó yá mú challenge wà fà ìwọ ní àlẹ́ṣẹ́ sọ̀látùl Fatiha bí kínìdí ìtóní ànábì ò mú wa Ahmad Tijani níjò òní ló mú wa tí ó lè méjì ti kú láti ó kílẹ̀ pé kò sínú ẹ̀sìn nìyẹn ó kílẹ̀ má jiyàn ó kílẹ̀ ẹ́ ẹ́ òkè o náà tí wá mọ̀ pé á kì ní kò sí defend lóòtọ́ àṣádẹ̀yìn ah, ah, tó tẹ́ẹ̀sẹ̀ dálẹ̀ ń jò ní yíò wà ní àfá mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yìí tẹ bá dáhùn ìbéèrè yìí mi dẹ̀ ní ṣe sọ̀látùl Fatima ibo lànẹ́bì ti ní ká mọ́ ṣe lójú tí ẹ̀ òun ti lẹ́rìí nù yóò àṣẹ báyìí yóò tún jókòó jókòó pé ibo lànẹ́bì ti ní ká mọ́ ṣe inú ebi náà fẹ́ bèèrè pẹ́ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀ Ramadan tèmi mo fẹ́ gbà ní Sha'ban oṣù Ramadan mo fẹ́ shift sí Sha'ban kan a ah, ara o Ramadan náà ní àgbà àyíbọ̀lá nẹ́bì tí ní a mẹ́gbà ní Sha'ban ah, bọ̀ Ramadan ló wà ní ẹ̀sìn a ah, o ti dáhùn pẹ́ṣẹ̀ fún ààrẹ ìmú ákí mẹ́jọ mú ní méjì ti kéré jù mẹ́jọ lè mí ó kí o mọ́ ákí méjì mọ́ áfúsù jùdí mọ́ tó wá kí a afá kí ló ṣẹlẹ̀ wákàtí mẹ́jọ ní súbí tẹ́mí mọ́ kí a wákàtí mẹ́jọ pó ń bọ̀lá nẹ́bì ti yámọ́ kí mẹ́jọ lóòótọ́ ò lè bí ti yámọ́ mẹ́jọ wá ṣé wọ́n ní ká ṣe lámọ̀ wá bí ọ̀rẹ̀ ẹ̀sìn ṣé wọ́n ní ká mọ̀ sí kọ́ lámọ̀ wá nítorí pìlẹ̀ ní mọ̀ sí ìpìlẹ̀ nípò lè dédé fi kankan sí lọ́wọ́ ọba so ojú mẹ́ ní pé kí lámọ̀ wá bí ọ̀rẹ̀ ẹ̀sìn sẹ́ni á ṣe sẹ́ni á ṣe sẹ́ni á ṣe sẹ́ni á ṣe ah, wọ́n ní á ṣe àhá àlèmọ̀ sí báyìí ni ẹ̀ẹ́ jámọ̀ kírun bóòdó sẹ́ni á di eh, after zawalu shamsi ńkọ́ wọ́n ní akíraka mẹ́rin àmọ́lé kí náfílà méjì tó bá wù ọ́ tó bá wù mí lélé yàbí òkè mo lè mọ́kí mo lè lékí bọ̀ ilé ní dandan àbí òkè jẹ́ iṣẹ́ dandan bẹ́ẹ̀ bú bẹ́ṣì sí rí gbogbo ẹ̀sìn mọ́sùlùmí àmọ̀ síwádìí ni a òkúkú nì sí ẹ̀yàn afẹ́ ìdákan bínú kí ni ànẹ́bì máa ń a wọ́n gbé lọ sí tẹ́ kíákíá wọ́n kó kú sí mọ́túwárì àbí kí ni òtẹ́ máa lálà sí òkú bẹ́ ó ti kú àbí kíákíá ẹmọ́ bí lọ tẹ́ tọ́wọ́ fẹ́ ẹ̀yà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ẹ ṣe ẹ̀ níṣe rùkú níbi ìrun ẹ ṣe tẹ̀kbírù lẹ́ẹ̀mẹ́rin Allahu akbar ẹ ka Fatiha Allahu akbar salatu ibrahimiyya Allahu akbar ẹ ṣe dua Allahu akbar ẹ ṣe dua fáwọn musulmi generally ẹ dẹ̀ ṣe tẹ̀slim ẹ ní orí ìdìnàwó náà lẹ́ti sí tẹ bá ṣe tán ẹgbẹ́ lọ sínú sàárè ẹlẹgbẹ́ ní lahad àbíkẹ́ ẹgbẹ́ ní straight kò sí wàhálà ń ẹgbẹ́ síbẹ̀ tẹ bá ti gbé síbẹ̀ àníbì ni ẹ ṣe dua fún bẹ́ẹ̀ náà ẹ ṣe dua fún ah, ọlọ́run ẹwú rẹ̀ láti gbé síwájú rẹ̀ yíò ọlọ́n forí jí o báibáibáibáibá ni o ẹpa ṣẹ̀dá oníkálùkù lọ́lù ó kílẹ̀ àbí òkílẹ̀ kí ló kù but ṣe ànábì wa ma ń tún ṣe bí fìdáwùjọ mẹ́ta but táà bá wá ṣe kí ló burú bẹ́ ti má kí súbì ní rákà mẹ́jọ kí ló burú bí èyàn náà àárá àlé kí bẹ́ẹ̀ abẹ́ àlè sílé náà bẹ́ẹ̀ kí ni problem ni tó bá lè ní pé ká ah, ìfìdáwò ọjọ́ mẹ́ta tàà fẹ́ ṣe yóò kí ń ṣẹ̀sìn ẹ eh, ọlọ́run ti máa ó ti tán àjàmánù àwọ́ ṣẹ̀sìn yìí ṣe ọlọ́run ànẹ́bì kọ́ ló ní aṣẹ ọlọ́run kọ́ ló ní ẹ bọ́ tó bá ti lè sọ pẹ́ sì ní ìtumẹ̀ nípò wà lákọọ́ lẹ́nu ó wà sí fún wa bí tó wà ìjẹ́ wà bẹ̀rẹ̀ yóò wà di pé ah, ẹyọmọ yìí wà láyé fi ọ̀rọ̀ ẹyọmọ yìí lẹ̀ bí ọ̀rọ̀ tó délẹ̀ yìí ọ̀rọ̀ tó délẹ̀ yìí ọ̀rọ̀ pé proof ni ọ̀rọ̀ kí ló wà lákọọ́ lẹ̀ ni mo bí fi kì ní clear bí tó bá but sí wá ti díjọ́ kejì ànẹ́bì tó máa ń ṣe kíní sáàrẹ̀ tó máa ń yí ẹ̀yìn òkú padà lẹ́yìn ọdún kan gbà lẹ́bì ń ṣe ó ní ẹ̀yìn òkú padà ẹ̀wọ́ ni ẹ̀yìn òkú sẹ́yìn òkú bọ́sẹ̀gbẹ́ ni wọ́n tó wà máa gba owó gbọ́wọ́ gba ìgbàkúgbà lọ́wọ́ àwọn èèyàn àwọn ẹni ẹlẹ́ni èèyàn tó kù sẹ́sẹ̀ kú fún tátí inú rẹ̀ ń bàjẹ́ lọ́wọ́ but wọ́n ti wá jẹ́ kó yẹ̀wò yẹn pé dandan ni ó àyín àrẹ ọ̀dánù débi pé àwọn èèyàn ń sọ́fà wọ́n ń smile wọ́n máa smile níjọ́ òkú àmọ́ inú wọn bàjẹ́ nílẹ̀ kò sówó kò sówó là ń kí láwùjọ yìí báyìí kò sówó kò sówó kò sówó bí ìyà rẹ kúlé níwọ̀n bí ọ̀dọ́gbùlọ̀ lọ wà mọ̀ lúra bọ́ jẹ gbèsè ní kọ̀kan mi dẹ̀dọ́ lọ ra mọ̀lú e ó kéré jù ó ní 800,000 bọ́sùn sẹ̀lọ́mọ̀ wà mọ̀lú kí lọ wá ìgbà tó wà láyé àwa la kọ ń kóra ní ìgbà tó wà láyé eh, àsàlátù wa níwá ìgbà tó wà láyé kíní ẹ̀rìn nìkan oníkálùkù ó kóra oúnjọ gbowó gbowó gbowó gbowó gbowó gbowó gbowó lọ́wọ́ àwọn ẹlẹ́ni lórí àwọn ganu anú èyàn tó sọ ganu ah, yẹ ẹ̀kẹ́ mọ̀ pé kíní kan kíní pé òun lè ni àwọn èèyàn pọ̀ táwọn náà ní àkídà ganu tó wọ́n lè wí àwọn èèyàn ti ní ti pẹ́ mo ti sọ fún ọ àwọn èèyàn ti ní ti pẹ́ kí ni issue ganuganu wọ́n ti ní ti pẹ́ pẹ́ wallahi recently mo lọ bìkan ẹni yìí normal common people ni o wọ́n rí pé àfá ti gbóònú lé ó sọ fún mi ẹjá jọ stool lọ́wọ́ ẹni wàlẹ̀ ìpọ́n sọ pé tí mọ̀ gbóòlọ́ òyìnbá yìí ọ̀rọ̀ wíkì mọ̀ sọ fún tí mọ̀ gbóòlọ́ òyìnbá ìtòyọ̀ lọ ẹni yóò mọ̀ pé mo kàn rẹ̀rìn ẹni yóò gbọ́wà sí kankan pé ẹ wọ́n ní gínú ẹ̀kọ́nù kí ní normal instinct náà mo bímọ ẹlòmí ètí ìrọwọ́ sweet satan ẹlòmí ogun kan àtàn kọ fún tánú wọ́n gbùrọ̀ mọ́ fọ́mọ lò ẹlòmí ọmọ ti bí sí wọn tí wọ́n sì yanjú ẹ̀ lọ́wọ́ ẹ tún gbọ́ lọ́wọ́ rẹ̀ mọ́ jẹ gbèsè kún gbèsè bùkọ́ sí jẹ́ kó yàwó ẹ̀ pé àbá àbá sí bí ọmọ yóò ní lálùbáríkà ní ìrọ́ ni gbogbo ọmọ tán fò kí tán fò gànà kí ṣe mọ̀ gbówó kọ́ ọmọ gbọ́ wọn ni ọmọ olówà láwùjọ ìtí wọn gbówó rẹ̀ ọmọ olówà láwùjọ ìgbà ọmọ tán ti sòfò káàkiri sínú gbówó ọmọ tán ti yàwú lọ àwọn obìnrin táwọn yàwú ti lò wọn táwọn ogun lè lóra wọn mẹ́ ṣe wọn gbówó kínú wọn náà ni ṣe bá ti ní pé tó bá ti gbówó wọn ti tán náà ni kí ló tó wá ń sọ ibú kínú ayé ní ìsinmi àlẹ́sìn láfi kọ́ àwọn ọmọ láyé ó fi lójútùú ìyẹn kí gbogbo dèrèdè tẹ́ ń gbogbo kọ́kùnlọ́ àwọn èèyàn kiri wọ́n ti lẹ́ ń ganu tó náà èyí ò tún ní ẹ̀tún stop ma ganu ẹ̀tún ganu continuously náà tún bọ́lá àgáde ẹgà ọnù sàárè ni wọ́n lẹ́ ló jẹ́ pẹ̀lú mi tí wọ́n ní tí wọ́n mọ̀ tán ṣe nínú àwọn tí wọ́n jẹ́ tán máa jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kódà lóbi tó pẹ̀rẹ̀ aláàfà àwọn gẹ́ ń ṣe ìtìrọ́fù pé ká má pààrọ̀ lóòtọ́ ganu ni lóòtọ́ náà ká má pààrọ̀ kódà lómi tó tún ma ń sọ̀sọ̀kúsọ̀ tẹ́lẹ̀ gan lómi <laughs> tó sọ̀rọ̀ gidi ní ẹlẹ́ pé ah, ká má parọ́ kódà yìí kánú wọn sọ láìpẹ́ pé ká má ṣe jálàbí kò sínú ẹ̀sì tánàbí mú wa a má ń gbà táwọn ìjọba ò fún wa ló ń jẹjẹ <laughs> gbà tí ìlú le tí ìjọba ò sanwó làwọn àfáà fi rò pé ká fi kún a má fi jẹun àmọ́ kò sínú ẹ̀sì tánàbí mú wa o ẹwọ́ bó ṣe clear tó kí ní yìí clear kódà kò ń ṣe tẹ́yìn mọ́ ń ṣe wà sí ojoojúmọ́ àmáwùjọ ibi tó ti worst ìdáfíkẹ́ ẹmọ́ sọ lójoojúmọ́ kó lè bá yáwọn èèyàn because ẹmọ́ sọ a ah, ẹ̀lẹ́lẹ̀ ah, ní ọmọ gbọ́yí a lẹ́yìn ni ẹ̀ gbọ́n lọ sí jẹ́ ẹ̀ eh? wọ́n bú wá wọ́n ni gbogbo bí kí ni sí ní ṣẹ̀kẹ̀lú bú mítà nìsọ́nà kí ni bú tó wà ní sunday tó ti ń gbó lọ́wọ́ àwọn àkódà tó bá di Sunday Ànábì ma ń kọ́ àwọn obìnrin jọ ma sàsàlátù ma wọ́n tó tún àláyà Ànábì sallallahu alaihi wasallam àwọn obìnrin wá bá Ànábì wọ́n ni ya Rasulullah owó jíṣẹ́ ọlọ́ àwọn ọkùnrin ti gba gbogbo wọ́n ti gbà ọ́ tẹ́yẹnyẹ àwọn ọkùnrin ti àwọn ọkùnrin nìkan náà lù ọ́ ij'al lana yawman Ànábì dákùn fún ọjọ́ kan ká ma fi ṣe kí ni ká ma fi sàsàlátù ara kó ma fi kọ́ wa lẹ́sìn annabi wa fakhtara lahum yawm al-khamis fakhtara lahunna yawm al-khamis annabi wa mujo thursday fún annabi ló man jókòó pa eh man pàdé àwọn obi wọ́n jókòó annabi ó ṣe kíni ó ṣàlàyé àwọn rẹ̀ sí fún ah ẹ̀yin obìnrin nǹkan báyìí ẹ bẹ̀rù Ọlọ́hun o nǹkan báyìí o ẹ ṣe báyìí o ẹ ṣe wọn lesson ni ṣé wọ́n wọ́n ń gbọ́ lọ́wọ́ ṣe ẹ̀sìn tánàbí ń kọ́ wọn nìyún ẹjá wà realistic kí ní ẹ̀rọ ṣẹ́rí reality ẹjá fèsì reality ni ẹjá fi gbogbo emotion stuff lẹ́ ẹjá fèsì reality tó wà nílẹ̀ ní ẹjá mójútó ṣe kí ní ẹwà ní ẹ̀sìn èyí tí ó bá sí mẹ́rẹ̀ kánsù rẹ̀ yọ ẹgbẹ̀ta bá ṣe kí ní wallahi gbogbo sì dìkan gbogbo wa mùsùlùmí ayé á sì dẹ̀yọ̀ kan báyìí kí nìdí oníkálùkù ti ṣe kí ní ibola kọjú sí ọ̀dọ̀ ànábì ni gbogbo ta kọjú sínú gbogbo ní àwàjọ pàwọ́pọ̀ ẹni tó bá ti fẹ́ ṣe nǹkan tá nẹ́bí ò mú wá á dìde tí lẹ́ẹ̀kan náà ni pé yúrọ́ èyí tó fẹ́ ṣe ìbọ̀là nẹ́bí ti mú wá ẹ̀bọ̀ wà ní ìntánẹ́bí bá ti mú wá àfẹ́ mùsùlùmí ni wá àyíṣẹ́ mùnáfìkì mùnáfìkì ni mọ́ sí ìntánẹ́bí ò bá mú wá ọ̀rọ̀ kìíní an bí Allah subhanahu wa ta'ala kó wọ́n ni wàmínà kàzàbín nínú àwọn òpòrọ́ alẹ́dínà kásàfà hálàhùmùlì islam láwọn tó ti pé islam tú àsírí wọn kàmá fi al-Qur'ani wa sunna gẹ́gẹ́ bó ṣe wà nínú Qur'ani àti sunna al-kuhan wal wa hum nínú àwọn òpòrọ tí fi ń burú jù náà wà qala ta'ala mọ́gbọ́tọ́lọ́n sọ ọ̀rọ̀ ni hal unabbi'ukum ala man tanazzalu shayatin ṣe ń sọ fún àwọn táwọn èṣù a bá àwọn àtàwọn èṣù tọ́jọ mọ́ mítín tọ́jọ mọ́ ń ṣe afakin athim gbogbo òpòrọ tán yàyàkúyà tán yà àwọn tó ma ń tẹ́tí gbọ́ àwọn ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn ṣaitan ọ̀pọ̀lọpọ̀ wọn sì níbẹ̀ sí wọn òpòrọ ni wọ́n bẹ̀ sí wọn Thank you. Affe. Sen Okay, okay, okay. mm <clears throat> ọlọ́wọ́ ni wàṣùwárọ́ú yattabi'uhumul ghawun àwọn akọrin àwọn ghawun àwọn èyàn rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ na mọ́n tẹ̀lé wọn alam tara annahum fi kulli wadin wadin yahimun ṣe rí pé ọ̀rọ̀ kan dárùmọ̀ lójú káàkiri ni wa annahum yaquluna ma la yaf'alun wọ́n dẹ̀ ma ń sọ tí wọ́n ní ma ń illa alladhina amanu wa amilu solihat àyàfà wọn tó bá nígbàgbọ́ tí wọ́n dẹ̀ ń ṣe àwọn ṣe olórí wa dhakaru llaha kathiran wa intasaru min ba'di ma dhulimu tí wọ́n dẹ̀ ma ń rántí Ọlọ́run bá gán a tí wọ́n dẹ̀ ma ń gbẹ̀sán tó bá ṣàbù sí wọn wa saya'lamu alladhina dhalamu ayya munqalabin yanqalibun تتنزل على هؤلاء الأفاكين من هذه الأصناف ọlọ́run wájú yíwa pàwọn ṣayatín àwọn tó ma ń sọ̀kalẹ̀ lé tàjọ jẹ́ ọmọ ìyá òun náà àwọn òpùrọ́ yìí hatta shu'ara'u minhum kódà tó fi mọ́ àwọn akọrin wọn àwọn akọrin wọn làwọn kan sọ nípa wọn wípé tó bá ń wá kọrin tó ṣe gbá tọ́sàwó akọrin lágbàjá báyìí ni tán tún yìn wọ́n ní ìkún yìí a'udhu billahi minash shaitanir rajim wọ̀kọ́lá rasulullahi sallallahu alaihi wasallam man ata àwọ̀rọ̀fàn ẹni tó bá lọ bá bàbá yẹ wó olùyẹ nǹkan wó ẹyẹ ní fi ń wó ni omi ní fi ń wó ni ẹ́ bàbá olómi ọ̀sún adì àkùkọ ní fi ń wó ni àkùkọ àdánwò bàbá alákùkọ àdánwò ẹlẹ́ni ìgbére ọwà dìsí méjì yíwa ní mú kan ẹ game of chance tó bá mẹ́lẹ̀ ah ní kíní ah tẹ́gbẹ́lẹ̀ lọ́wọ́ lọ́mú ńkọ́ gbà tó mẹ́lẹ̀ wá ní hmm, tó bá jẹ́ kejì lọ́mú ńkọ́ àbá scope tẹ́ ń lò fún wa àbí ẹlùmíwà ní pé kódà kùránì lè mìí wò yóò wà ní ẹ̀sì tẹ́bá <laughs> ọlọ́lẹ̀ tètè wá o ah ẹ̀rin tó máa ń bí ní ẹ̀pá òkú ma nǹkan ti wọn ah hey hey kí ló ṣẹlẹ̀ ah ìyá ha ah ní kí ni yóò kọ́kọ́ kóra ìdàmú sí ọlọ́kàn ó kọ́kọ́ lálà sí lọ bí ilẹ̀ bí ẹni wáyà ni pé hmm sẹ́yìn tààkọ́ sí báyìí náà ẹkọ́ kó ìtọ́ rẹ̀ kìkalẹ̀ náà kakọ́ tó lè sọ̀rọ̀ ẹkọ́kọ́ kó ìtọ́ rẹ̀ kìkalẹ̀ báyìí náà àìsà ọ̀rọ̀ wọn a dáhùn káàkiri hey hey hey ẹgbà mí o ẹgbà mí o ẹgbà mí o kí ni nítorí kí ni ewu bí ṣe ń fi Kùránì ń gbó láwìn yóò agún èédú tó bá ti wáyé agún èédú ní fi chọ́kì díẹ̀ sí yóò gún chọ́kì ma fi yọ sí fi ṣúgà sí òrópọ̀ olùpò gàrí díẹ̀ ma òrópọ̀ yóò wá láti mi yóò wá fa gidigidi kan báyìí yóò fa káàkiri báyìí yóò wá wé sínú rẹ̀ yóò wá ní ní tí wọ́n fún yìí àṣírí kún ẹwọ irọ́ àsírí kún fáyà kún lòmò àsírí tí ń bẹ̀lú kíní o ní súlè lò Ànábì Suleiman bá rí wọn àsírí àsírí nù ọ̀pá Musa lòmò ọ̀pá Musa àsírí ọ̀pá Musa ni kún fáyà kún ní wíbẹ̀ kún mọ́jẹ́bẹ̀ ni ẹkàn a máa fi sí gbèrí ẹ tó bá ti fẹ́ sùn ẹ máa fi sí bí gbèrí kẹ ó rí pé àlìjẹ̀nú kan lórí ọlá náà 55 ní ilẹ̀ olí ni àlìjẹ̀nú ò ní kéré sí kí ló ń fi sí gbèrè sí àyíká fún wọn náà kó fi kọ́lé irú àwọn náà sọ̀rọ̀ wọn lọ́wọ́ yóò èyí tán fún ọ ní ọfí kọ́ ni ọfí kọ́ ni àbígbà tí wọ́n ra mọ́tò wọ́n wá fún ọ ní kíníhun ọ wá fi sí ibi táyà mẹ́rẹ̀ nínú mẹkáníkò àmọ̀ tútáyà pé ah ah kí ni àbẹ́ ìtàn fi ń tánikò fi sí bí ẹnu ọ̀nà lé ní òun mọ̀ kan tó tó tó tó àbẹ́ ìtàn ní kí wọ́n gbé sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù ni ó wu ilẹ̀ ní ó wu ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù rẹ àwo ńlá báyìí àtàwọn sẹ́ ó wà tí ìbọlẹ̀ ó wà dayẹ̀ pẹ̀gbó ó wà rẹ́lẹ̀ mọ́ àwọ̀ kí náà ń pè àwọ̀ àwọ̀ àwọ̀ rò èrò yà sọ́bù rẹ̀ ni ọmọ tàbí lẹ̀bí ẹni ni Ànábì ni man ata rọ́fàn àgbọ́fẹ́ sí ìrìn àjò bàbẹ́ bá ń wo sọ́nà dá gọ́ọ̀mẹ́ntì ti sí ọ̀nà gọ́ọ̀mẹ́ntì ti sí ọ̀nà ò ní problem èrò tó lọ ń bèèrè lọ bàbá kẹ́kẹ́ sọ́nà dá sọ́nà hmm hmm tí wá ti ń dún hún hmm, ó fẹ́ ronú ń ronú ìrọ́nù bí bàtí ẹ̀ bá ń bútì kí lẹ jẹ lánàá gbàtẹ́ ẹ̀sùn lé ní kí ẹlálà lé ní àbí ah, ìyìn lálà ara ẹ̀rẹ́ tí ẹlálà àbí yóò sì fọ́sẹ̀ lálà ẹlálà àbí wọ́n ní padà psychological game ni ee eh, eh, o kí o náà gí mú hmm. lálà kan lóòtọ́ o ẹ̀rí ewúrẹ́ tí ń lé yẹ́ àbí ah, ewúrẹ́ kọ́ mú orí ó fẹ́ gbé ewúrẹ́ náà hmm. ìta ò dáa ẹ má lọ àmọ́ ó wá gba ẹ̀pà nǹkan o ẹ̀pà nǹkan tó bá ti di ọ̀la àárọ̀ kùtùkùtù kan tó kí á ṣùgbà ẹ mú ewúrẹ́ ewúrẹ́ aláwọ̀ méjì funfun àti dúdú skọ́pù náà ni gbọ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́yìn plan tẹ́lẹ̀ ìmẹ́kà ń sọ náà ni mọ́ se máa hún hún hún fún ọ̀nà ọwà mọ́ fẹ́ jẹran ewúrẹ́ ń wù àbájẹrun akẹni pé kọ bá ń wọ́ òwúkọ tó gbádùn tó gbó gbó wà mọ́ náwó nàkúnà wọ́n wà ní pé kìní kan ogbùdọ̀ mọ́ mú jáde tí ó rẹ̀ ti péjọ́ tó mú kìní jáde tó wọlé padà nǹkankan ò sí ọ́nì ni wọ́n tó bá lọ bá wọn àwòkáhìnan àbí ológun abigba fasọ̀dákọ̀ọ́hù bima yaqul ó wá gbà á gbọ́ olódodo ní ń sọ faqad kafara bima unzila ala muhammadin sallallahu alaihi wasallam onítọ̀hún ti ṣe kèfèrí pẹ̀lú tí Ọlọ́run bá fi rán Ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ti ṣàìgbàgbọ́ nínú tí Ọlọ́run fi rán Ànábì wa muhammad sallallahu alaihi wasallam man ata kahinan fasaddaqahu wọ́n tó bá lọ bá بما يقول أو أتى امرأة حائضة أو امرأة في دبرها abẹ́ni tó bá lọ súnmọ́bìnrin tí ń ṣe nǹkan oṣù àbó lọ gba ẹ̀yìn súnmọ́bìnrin ní ibi kejì tí ìrọ̀gbọ́dọ̀ gba súnmọ́bìnrin bẹ́ faqad bara'a mimma anzalallahu ala Muhammad onítọ̀hún ti bọ́pá bọ́sẹ̀ kú níbi tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad so ibi ni a ti dó fún tèní inshallah àtẹ̀síwájú lórí ọ̀rọ̀ irú àwọn èèyàn báyìí ní jọmínà so a ń bí Allah subhanahu wa ta'ala kó ṣọ́ wa kó níbi aburú àwọn aláburú kí ó dẹ̀ gbé wa borí àwọn ọ̀tá Islam so hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته أمن أنتم